الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته so ní ijoko yìí tó kọjá a ṣe àlàyé fúnra wa nípa àwọn alkúfúrú ìpí bóòdẹ̀ ṣe jẹ́ ọ̀nà òkè alkúfúrú al'akbar èyí tó jẹ́ ẹbọ ẹ̀ kèfèrí ńlá déyìí tó ṣe pé tí ẹ bá kó sí èyí jáde kó nínú ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀kejì wá ní kúfúrẹ̀ tó ṣe pé lóòtọ́ wọ́n pè ní orúkọ kúfù nínú sharia Islam but kò tí yọ̀yàn jáde kó nínú ẹ̀sìn Islam so tí ẹ bá ti mọ̀yàtọ̀ láàrin méjèèjì lè yóò fi ní ma gbé lè fi ní ma yọ̀yàn jáde kó nínú Islam bó ṣe wùyàn ipé ah wọ́n ti jáde kó nínú Islam wára zẹni ò tí ṣe nǹkan tó ti gbé jáde kó nínú Islam lóòtọ́ kì ní ẹ̀nà ọkọ̀ kúfù náà ni wọ́n ń so nínú ẹ̀ ni wọ́n ni wàhúwà kúfù ní asgore la yukhriju min al-millah ṣe rí kúfù asgore yíò olè tó ṣe pé kìkí yọ́nyẹ̀ jáde kó nínú ẹ̀sìn wàhúwà kúfù al-amali a òun dẹ̀ ní kúfù tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ mi tí yẹn bá ń ṣe ó

Ọlọ́run ní pé la in shakartum la azidannakum bẹ́ bá dúpẹ́ fún orí mi Ọlọ́run ọba in lékún yín wa in kafartum wala in kafartum tẹ́ bá wá ṣe kèfèrí ẹrí Ọlọ́run ló fún bẹ́ inna adhabi lashadid Ọlọ́run Ọlọ́run báyìí nínú ẹni kìtàlùl muslim tánà mi pé kìtàlùl e, muslim fusuk ohun sí bábùl muslim fusukun wà kìtàlùhú kúfùrùn ẹ̀rìbáyì nítorí bó ṣe lágbára tó Ànábì wá pé ní à kúfùrù ni ṣe yẹ báyìí àbí bọ̀kù tí yọ̀n jáde kú nínú islam walhalfu bi ghayril tó yẹ kí bí ẹniyàn kan mọ́ ń búra lórí ahán tó ṣe pé ó ti mọ́ra ní ó ti máa lára kí n pé bí ó ní belief kankan nínú mindje àwọ́ mo ti bọ́bátà wó ilẹ̀ tí wọ́n sùn ẹ ma wọn kama ó kà ti aláwájì ni ó ti di àádà bí pé wọ́n ṣe máa ń ṣe láwùjọ wọn ni ẹ ilé nǹkan tó so wọ́n ni famimma fil Qur'an kufru ni'ma ẹ̀hẹ́ irú eh, ọ̀rọ̀ tọ́lọ̀ ń ṣe nínú Qur'an tó ń ṣàlàyé

ṣe rílu yìí ó wà nínú ìfọ̀kànbalẹ̀ tí ó sí wàhálà ya'tiha rizquha ragadan min kulli makan arízikí wọn máa wá láti gbogbo ayé àti sánmà ojú arízikí wá ní àti nílẹ̀lẹ̀ àti wájú látẹ̀yìn ẹkẹ́ òtùmẹ̀ ní kí wọ́n gbádùn kò sí wàhálà a fakafarat bi an'imillah ọlọ́ni wọ́n ló jẹ́ pé wọ́n tó ní 10 naira lọ́wọ́ tó dúpẹ́ 10 naira ẹ complain lójoojúmọ́ ẹ kò tí a sọ́wọ́ ilé yóò dá 10 naira tó ní ẹ ìjọ olórin ti dúpẹ́ náà kí ní ẹ̀yẹ ká mọ́ bí ra wá wípé díẹ̀ àláfíà mi títẹ̀ ń bẹ wà láì pé ajílárọ̀ àwa mọ́sálásì kankan ò sí wá wọn ò gbé wa kan kidnap wa àbí kan gé orí wa dànù wàláhì ní ẹmà làwọn kìíní ní ẹmà ọlọ́wọ́ bá ní ipé à ń sọ̀rọ̀ ìgbà sísọ à ń gbọ́rọ̀ ìgbà gbígbọ́ kò tí yẹ báyẹn à ń rìn àmọ́ ti ró wàláhì ní ẹmọ ọlọ́wọ̀ bá ní àlédúpẹ́ rẹ̀ tán tàbá ní pé afẹ́mọ́ dúpẹ́ látàrọ̀ dalẹ́ àlédúpẹ́ rẹ̀ tán ẹ jẹ́ ká wá wo ìṣẹ́jú ìtàn ló tàbí ṣe kúfùrù kúfùrù ní mà ní ká máa complain wàláhì complain bẹ́ẹ̀ ni kẹ́ máa complain because ó yẹ kó dúpẹ́ fọ́lọ́wọ̀ bá ní kó dẹ̀ lómi ìmọ̀ pẹ̀tẹ̀ mọ́ dúpẹ́ fọ́lọ́wọ̀ bá tẹ́wọ́ sọ́rọ̀ nígbà afẹ́ dúpẹ́ bẹ̀yẹn kó mọ́

tí ẹ bá ń ṣe yí pé iná látara tẹ́ iná ti ṣe ni ọlọ́bà ń sọ ní kùnrin níbo mi pé zahara alfasadu filibabri walbahar bí ma kasabat aidinas ọlọ́wọ́ ni ìbàjẹ́ ti hàn lórílẹ̀ àti lórí ibùdó wàhálà ṣẹlẹ̀ nǹkan dàrú ọlọ́wọ́ blame anybody ọlọ́ni pé bí ma kasabat aidikum nítorí tẹ́yìn

sunnatullahi ni sunna Ọlọ́run bá ní ẹ̀ lè máa gbádùn báyìí kọ́lọ̀ wá mọ́ mọ́ fi àjẹyìn bó ṣe wú báyìí kò tí ìbáyìí àbí tí ìbáyìí ṣe pé nítorí àfitẹ́yìn náà bá tó change tẹwà lórí ẹ̀ tẹbásùwà lórí aburú náà ẹ máa ń rò bóyá miracle ṣẹlẹ̀ o miracle kan ṣẹlẹ̀ ẹjọ́ kan ní gbogbo nǹkan kan change lẹ́ẹ̀kan ní change báyìí wallahi kẹ́ń change bẹ́ẹ̀ change ẹlẹ́ náà ń pè ní taghyirun virtual change illusionary change

ìyọ́fẹ́ kan máa times 2 sí báyìí wákàtí tó ẹka mọ̀ fíkọ́ àwọn ìlàtí kékeré ni pé kúrò táwọn ọmọ ẹbá fẹ́ máa complain ah, ọmọ ogun jẹjẹ lára àbí ogun jẹjẹ orí gàrí ma bó orí gàrí mu ó yá dúpẹ́ yìí lọ́fọ́ lọ́wọ́ bá ẹni ká bá ìkan nínú àwọn afá nínú àwọn ìrìtàn ti kọjá ó ní ó ń complain ah, ogun jẹjẹ àṣẹ kíní kan ẹni ni pé òkè ọwọ́ rẹ̀ tó ní so lè ta ní ó sọ yìí dirham yẹn ká mú báyìí ká ní kébí àbí so lè ta 10 million ọwọ́ rẹ̀ so lè ta 10 million ah olóhun lítà ẹsẹ̀ rẹ̀ ṣe lítà 10 million ah níṣẹ́ wá tàì ojú rẹ̀ ńkọ́ ah in lítà etí rẹ̀ ńkọ́ in lítà àṣẹ wọ àṣẹ millions of naira lórí yìí billions of naira in fact so ti dúpẹ́ ilé tó wà lọ́wọ́ rẹ̀ yìí tó lò lè tà sí bí owó ló ń parí òkè òsí èyí tó wà lọ́wọ́ rẹ̀ tó tún lágbára ju ó lọ tó lọ́lá tó òkè ó wú ojú ó lọ ìjú dúpẹ́ fẹ́lẹ̀ la in shakartum la azidannakum ẹjá ronú sí ayayin ẹjá dúpẹ́ orí ọlọ́ọ̀bá gan wàláì gbogbo àwọn ìta ń ṣe yìí kò ní pè wá ẹ̀ ok kákàmọ̀ wúdé 2010 compared to now ẹjí ká fi rọra tó máa sọ fún pé ṣe ká padà 2010 àmọ́ pàwọn gbé ah ẹjá padà èló lè kún 2010 16 naira nígbà ẹ̀ṣẹ́ dúpẹ́ nítorí kámọ̀ òní wàláì láti gbà tí mi ti gbẹ́jú tí mo ti dàgbà ìrìn rí káwọn yẹn mọ́ dúpẹ́ complain láti dàgbà láyé wa tó mú káwọn ìbá ń complain ní ìsìnmá òkè dúó complete ẹ̀ complain ní 2007 tí wà wà ìṣí wọn secondary school náà ní now intention náà ní kò change the ní Emi wá kíkẹ́ dúpẹ́ nípa pé ah ẹ̀yin ọmọ Nigeria wallahi adúpẹ́ fọ́lọ́ọ̀bá condition tàwà tẹ́ bá lọ Kenya ní láwọn lúmi tó ṣe pé kódà <laughs> owó eh, kí náà pẹ̀ irú tí mo tẹ̀ tún dára takibí ìta ń bábọ́ ni ẹ la'azidannakum ọlọ́wọ́ bó bá mọ́ nígbà tó wà ní 16 naira ìtàn complain ní pé ah epo 10 naira lóyẹ kamara nígbà tó wà ní 10 naira nígbà náà complain ní wọ́n lọ́fẹ̀ lóyẹ kamara àti díẹ̀díẹ̀ ni àwọn bàbá bàbá bàbá wọ́n fi sẹ́nu àwọn bàbá àwọn yẹn náà fi sẹ́nu wọn tó fi díẹ̀nu tiwa ẹ jẹ́ ká wá change kìíní tẹ́nìkan bá ti ń complain lẹ́gbẹ̀ẹ́ wa jẹ́ àfà so ti kírun láàrọ̀ ẹ̀jẹ̀ ó lè lóòtí ó lè jẹ́ kò ti kírun báyìí tó sì ń complain pé lóòdá ẹ jẹ́ change kìíní wallahi tàbá fẹ́ change àwa fúnra wa lá change tàbá ní lóòdá àwa náà láàdá ni ẹ àwọn láàdá igi kọ́ nìlú ilé kọ́ nìlú mọ́tò kọ́ nìlú èèyàn nìlú àwa ní Nàìjíríà bẹ́ẹ̀ ni so kúfùrù ní èmà tàbí ìṣẹ́ láti jọ ìhun ìjẹ́ kọ́lọ̀ ọba sánú wa so ọlọ́bọ̀ wà lá in shakartum bọ̀tẹ́ bá wá dúpẹ́ díẹ̀ tó wà lọ́wọ́ yìí tọ́ ẹ̀yà dúpẹ́ ìtumẹ̀ nípa ìṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí so ah, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú hadith sallallahu alaihi wasallam tánàbí sọ wípé sibabul muslimi fusukun wa kitaluhu kufrun ìmá bú musulmi kíkan wọ́sùn báyìí kíkan ní oríire ò pé kíkan wọ́sùn kíkan dédé bú ọ Ànábì ní pé fusukun ni o ìwà pòkí ni ìwà tí ó dá ní wa kitaluhu kufrun kó tẹ̀ wá ah jihadi ló ń ṣe ó wá kúfù ló sí yẹn o so anẹ́bí pé ní kúfù because òun tún burú jáì ju èyàn tó jẹ́ kíni tó kàn mú mùsùlùmí tó bú lọ so walimuradu bil kúfù húnẹ̀ kúfù tán sọ ń bí ní kúfù ni'ma a níma kíni ni'matul akhawat eh, normatul ukhuwatil imaniya ó ti ṣe kúfù ó sàìmóre ìjọmọ̀ ya ó kún mùsùlùmí tí ń bẹ láàrin yín bẹ́ẹ̀ni tó fi lè mú kó páyẹn ó dúpẹ́ orí musulmi ìjẹ́ musulmi ti bẹ láàrin ẹ̀yin méjèèjì ni fa idha taqatala al-mu'minuna alladhina an'ama Allahu alayhim bi rabitati al-iman tó bá kí bí ẹ̀yin musulmi tọ́lọ bá ti fi okùn nígbàgbọ́ tọ́lọ ti fi sọ́yìn pọ̀ ẹ wá kọjú sí ráyín pẹ̀lú dà ẹn bára yín jà yu'tabarani qad kafaru bi hadhihi rabita níma tọ́lọ bá ṣe fún yín tọ́lọ bá fi sọ́yìn pọ̀ gẹ́gẹ́ bí musulmi ẹ pọ́nlé ni tẹ́ bá pọ́nlé ẹ ní yọ̀dà sí ráyín kẹmọ́lẹ̀ ń gírí ara yín bi mana annahum jahadu ìtumọ̀ ní pé wọ́n takori ọlọ́wọ́ bá ولهذا فإن, فإن الله عز وجل سماهم إخوة رغم التقاتل tó ń ti bẹ́ẹ̀ náà in ta fáwọn pé kúfúrú ilé kò gbìyàn kò nínú ẹ̀sìn wípé Ọlọ́run tó ń pè wọn lọ́mọ ya mùsùlùmí ń

aláà tó kẹsì lọ́wọ́ ilé bá dáwú kò fẹ́ ká túnṣe ọlọ́ni pé fàkọ́ọ̀tìlù lẹ́tì ìtẹ́bùgì gbogbo yín ẹwà pàwọ́ pọ̀ ẹ fi bá alábòsí ìjẹ hatta tẹ̀fí ila amrilla títí tí ó so fa'athbata lahum ukhuwwata al-iman ma'a wujudi taqatul baynahum ọ̀nà bá fi rinlẹ̀ pé tó ti mẹ́sìn bára wọn jà náà mùmìnì náà ni wọ́n so ó lè sọ pé eh

min al-qisasi wa qubilat ad-diyya ọlọ́bà ń sọ nínú Qur'an náà nípa èyàn tó bá pààyàn táwọn ará lè rẹwà gba ad-diyyatu nínú ẹ̀sìn o ní pé tí ẹ bá pààyàn báyìí nínú ẹ̀sìn olówó tó sàn kódà tó akébí al-qatlu bil-khata'i o ṣe mistake pààyàn nínú ẹ̀sìn ó lè yíó tó bá mọ̀ mistakenly tí ó bá fẹ́ o millions of naira ní ó san gẹ́gẹ́ bí àdíyàtù so wọ́n bá ń sọ ní Kùránì nípa èyí tó bá gba owó owó ìtàn rẹ̀ ni fún àwọn mọ̀lẹ́bí ẹni tó pa owó ìtàn rẹ̀ ni wọ́n ma ń san nínú Islam ah ipò ṣe mistake payẹ ẹ̀hẹ̀gẹ́ pé dmi àwẹ̀ dmi òṣèwájọ́ ẹ̀ lójúmọ́lé ni ó kàlẹ̀ payẹ ní ẹ̀sìn tó bá ti pa bá ti lọ sí kíníkan tó bá ti ní pé wọ́n ti àjọ́ kéèsì èyàn tó pa ìrètí tó máa rìn láàrin ìlú a sì mọ́ ìgbà tí bí yàfà tó palágbájá ilé fàyà subhanallah islam ò fi ọ kékeré mọ́ rẹ̀ ní wallahi tọ́lọ́wọ́n sọ pé faman ufiya lahu min akhihi èyàn tó bá sàmójúkú fún ọmọ ya rẹ̀ ọlọ́run ni fa shay'un fattiba'u bil ma'rufi wa ada'u ilayhi bi ihsan min akhihi ọlọ́run wá pè ní ọlọ́run pè wọn lọ́mọ ya stina tó ti pé ó pa ẹniyẹn so ìtafẹ́ fi rìnlẹ̀ ní wípé kíyàn pààyàn lóòtọ́ ànẹ́bí pé ní kúfùrù àmọ́ kìí ṣe kúfùrù tí ó gbé ẹjáde kó nínú ẹ̀sìn Islam because tó bá ti kó nínú Islam ni ọlọ́wọ̀ tún ní máa pè wọ́n ní ọmọ ìyámá waqad ghalatat al-khawarij fi hadha al-bab bàbá ní àwọn khawarij àwọn làwọn khawarij òun làwọn ẹgbẹ́ methodology tí methodology ìmọ̀ gbógun ti àwọn pàápàá jùlọ àwọn olórí àwọn mùsùlùmí ìmọ̀ pè wọ́n ní kèfèrí ìmọ̀ bá wọn jà ìwà mọ́ terrorize àwọn ará ìlú gbogbo àwọn ilé yóò ìwà àwọn khawarij ni láfáàfimọ́ ní pé tó bá ti rí ìwà kan tírítẹ̀ yọ̀kan kò ní ni àbí ìkanáà khawarij ni àbúníwòrí àwọn khawarij tẹ́yọ̀kan bá ti lè wà lára rẹ̀ ìròrí àwọn khawarij ni because olórí àwọn khawariji láyé annabi sallallahu alaihi wasallam nígbàtá annabi pín ogun annabi pín ẹrù ogun tó má ti jàtán gbà náà ẹ́ gbogbo àwọn ẹrù ogun wọ́n wà pín wọ́n mọ́lẹ̀ wọ́n lè ní wọ́n mẹ́sìn yìí wọ́n mọ́kíní wọ́n mọ́kíní intanẹ́bí wá ṣe ni pé wọ́n láwẹ̀ nìkan tán pé ní al-mu'allafuna qulubuhum àwọn tó ṣe pé annabi ń fa ẹ̀mí wọn mọ́ra ní pẹ̀lú àwọn dúkìá àwọn olórí Quraysh tẹ́ẹ̀tẹ̀ gba Islam because àwọn hawazim náà bá jẹ́ àwọn hawazim so lẹ́yìn ìgbà tí wọ́n ṣí Mẹ́kà ní jagun yẹn Ànábì wá fún àwọn ní tó pọ̀ àwọn Ansar láti wà pẹ̀lú Ànábì ti pẹ́ Ànábì fún láwọn kẹ́kẹ́kẹ́ ló jẹ́ pé wàláhì ṣẹ́rí táwọn olórí bá wà ní ìjájì kàtà bá ń pín nǹkan ẹ mú jẹ́ ká mọ̀ bóyá àwọn kan mẹ́ta pé ó gba siyasa ni ó gba ni kíyàn bá ti wà nípò olórí kíyàn bá ti wà nípò olórí ó láwọn kan mẹ́ta pé ó gba bí ní ìsinmi ànábì èyí tó bá fẹ́ wò pẹ̀lú ojú àwọn tán ń wò láyé lẹ́ni yóò lànà bí sàbùsí ni ẹmọ ìwò kan kánà gbọ́n fún àbí Abu Sufyan tẹ́ṣẹ̀ gba Islam Abu Sufyan bàbá Muawiya ànábì kánà fún bí 100 camels marankumi tó kún ló fẹ́ wọ́jú gba kánà fún ni 100 àwọn tàti wá wà pẹ̀lú ànábì tipẹ́tipẹ́tipẹ́ tàti jọ jà láti lẹ̀ kan fún wọn ní bí àpẹẹrẹ bí àbí àgùntàn méjì masalan ẹnìkan wá dìde wá ní pé ya muhammad o na wasa nabi nifa ya muhammad i'dil fa innaka lam ta'dil ah wa muhammad ṣe dédé ah o ṣe dédé bí kíní ah Ànábì ní pé man ya'dil wa in lam ya'dil ta ni ó ṣe dédé ma tí mi Ànábì bá ṣe dédé ma ta ni ó ṣe dédé ma whereas àwọn sahaba yòókù táwọn rí gbàtán ní padà wá sàlàyé fún orí tó fi ṣe bẹ́ ah subhanallah wọ́n dúnú pé àwọn ò sọ̀rọ̀ àwọn ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí lójú tí ẹ̀ òun dìde fún justice ni against olórí pé ṣe dédé ah ó ṣe lè fáwọn ará ìlú kìníkan ní kìníkan ó wá fáwọn ilé ní kìníkan ṣe dédé o anẹ́gbà ni pé ṣe rọ́kùnrin ti ń bọ̀ àwọn ẹni kó jáde lárọ̀kùnrin yìí qawmun yaqra'una al-qur'ani wa la yatajawazu an hanajirahum àwọn kan tí wọ́n mọ̀ ka qur'ani qur'ani wọ́n ní kọjá ọ̀nà fún wọn yamrukuna min ad-din Ànábì ní wọ́n kada jáde ko nínú ẹ̀sìn ni anuta nabi sọ yìí wọ́n dẹ̀ wọ́n dẹ̀ jáde láyé Uthman kina jáde lórí Uthman lé lórí wọ́n rebel against Uthman wọ́n ní Uthman ò ṣe dédé Uthman kò sí nepotism nepotism ni ke má fi àwọn family yẹn sí bí olórí Uthman inú an Banu Umayya ni ó wá ńkọ́ an Banu Umayya ni kan oyè wọ́n ló kó sí nepotism wọ́n ní bàbá kan tó ti dàgbà olórí nìyẹn yàtọ̀ sí pé sahabi ni Uthman olórí ni yàtọ̀ sí bẹ́ẹ̀ èyàn tó lè bí bàbá rẹ̀ lọ́mọ ni ọmọ 80 years amọ́sọmọdé ọdún ọmọ amọ́sọmọdé kí ní káwà ní pé bàbá rẹ̀ ni ọmọ 80 years tó wá wà lórí oyè káwọn yíwá mọ́ sọ́lẹ́gbẹ̀ rẹ̀ bàbá yẹn bàbá yẹn ò ní láàká ìfà bàbá yẹn orí rẹ̀ pé bóòlù sí kọ́kọ́ fíìlì ìwọ́n wọ́n rẹ̀ kò yọ́ làákàyè rẹ̀ kó wọ́n tako ó lead àwọn èèyàn ní Egypt wọ́n rebel against Uthman later wọ́n padà wá Madina wọ́n surround ilé Uthman wọ́n sì pa Uthman eh, eh, eh, bin Affan gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n pa Ali bin Abi Talib àwọn rebel náà ni Ali bá wọn jà kí lélẹ̀ láti gbàyẹn láti ní Islam ti bẹ̀rẹ̀ sí ní máa face problem ìwọ̀n tó bá bẹ̀rẹ̀ problem àwọn Boko Haram ISIS problem kádó lórí mímbàrí ká mọ́ lálàsí àwọn ìjọba tó bá rò bí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ka ìtàn ní ewu ó ti bẹ̀rẹ̀ látàrí annabi ni sallallahu alaihi wasallam èyí tẹ́dẹ̀ kọ́kọ́ ṣe fún annabi na kọ́kọ́ ṣe fún sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé àwọn àhàdífì wá tó pọ̀ gan nípa ọ̀rọ̀ bá ṣe ń bá olórí lò ṣẹ́rí bá ṣe ń bá olórí lò kúrò tó bá ṣe mistake ó yàtọ̀ sí bá ṣe ń bára wá lò tó bá ṣe mistake nínú ẹ̀sìn Islam tí bàbá yẹn bá ṣe mistake àti yáyàn ó ní bá ṣe ń bá wọn lò bá ṣe ń bó lórí lò nínú ẹ̀sìn ní pé intanẹ̀bì kọwa ní pé ṣẹ́kítà àwọn olórí kódà anẹ́bì ní pé wà in daraba dhaharak wà akhadha malak anẹ́bì sọ débi pé tó lórí bá wà nulé tán mọ́ wá ní ẹ̀tẹ́ bàbá ẹ̀tẹ́ mi àbá ẹ̀ráìsì báàgì tó tẹ́sẹ̀ rẹ̀ ẹkù tẹ̀lé mi anẹ́bì ní in daraba dhaharak kó lú ọ wà akhadha malak nítorí gbà ní ọmọ sí ẹ̀m àwọn lórí ìwà tí wọ́n lú ọ kò sí tó sì sí ní ìsìn ẹ̀kùn òṣèwà ń blálà mọ̀ bọ̀ nígbà náà wà láwọ́ jẹ blálà bó ṣe rárá rárá Ànábì ní kristi yẹ asámù àwà tọ́ àtẹ̀ ẹgbọ́ kẹtùgbà sí wọn lẹ́nu láfáfimọ́ ni pé ṣe rí káwọn àwọn méjì kan tán bá ti lè àtàwọn àfáà láwọn àfá òdúdú ní o kìí sáwọn àfá òlè táà méjì tí wọ́n bá ti jọrin lójúmọ́ problemu ni olórí kí ní tó kúlá ìpẹ́ UAE ẹmọ kí bó láwọn ìlú ìbò ní nǹkan ṣe ń wà òkè mẹ́yẹn àwọn respect wa in táwọn mọ̀ plan ní kí bá ṣe lọ sa òkúta jọ síbì kan àgbùrọ̀ lẹ́lòkúta lé ní wà láyìí ń táwọn mọ̀ láti kékeré nù pé tí gọ́ọ̀nà bá ti bọ́ bí kan òkúta lẹ́gbọ́dọ̀ fi wẹ́kọ́mọ̀ ẹ̀ àti pure water wọ́n mọ̀ lẹ́mọ́ ní nígbàtí kí ní ẹni sàṣíṣẹ̀lẹ̀ nígbà aláì ìyàwó tí bẹ̀rẹ̀ sí ní mọ́jẹ́ wá lórí o nígbà tó lórí wá wá sí títì láàrin àwọn èèyàn ó wá ń sọ fáwọn èèyàn pé ẹmọ́ wọ́rin ṣẹ́gin tó ń ṣẹlẹ̀ yìí a ń yẹjú ẹ̀ lọ́wọ́ ìgbà tó sọ̀rọ̀ tọ́bá wallahi ẹni yìí ni a yẹn sí àwọn wèrè lájọ́ ń gbénú ìlú yìí ni àbáwọn ẹranko bóò nìkan sí lójútùú wọ́n lẹ́kí ikú olè lójútù abadan abadan ṣaitan ẹjẹ́ àwọn olóògbẹ́sẹ̀ wáyé wà láì tán bá gbé sípò lórí ah, ọkàn mi balẹ̀ pé kò sẹ́nìbọ̀ dínú bí tán bá gbé sípò lórí èpè ní ó fi kó mẹ́lọ́lá kò sí ẹ̀tẹ̀lẹ̀ gbé sípò because telegram náà ti tán ti fún wa ní ẹ tó bá fẹ́ mọ bó ṣe lè tó kíyàn jó lórí create whatsapp group create ẹ̀ kọ́ sọ fún yà pé ẹnìkan kò gbúdọ̀ post o post èyí tán báyìí post kọ́kọ́ wọlé ẹnìkan kan send kíní kan o lè send baby kan o le send kíní kan Ah ṣe mọ́ ẹ̀yẹ sọ́ní ti pé ẹ̀ gbọ́dọ̀ post ní yóò tún sẹ́ndì mi o lè yọ̀ kankọ́ ní group ẹlòmí tún sẹ́ndì mi ní tó bá yọ mẹ́kọ̀ group èmi ní òsìlọ kírísì group ara mi kò easy kí ẹjọ́ lórí àfá wallahi kò easy èyàn tó bá jẹ́ teacher understand àwọn kìíní ìnàdí yóò understand pé ah, àfá tó bá ń kọ́ ẹlòmí táwọn tó wà lábẹ́ rẹ tí wọ́n bá ti ní ike kan mọ́ gbọ́ ìgbẹ́mọ̀ tó ṣe pé tó bá bí márùn-ún ní ẹ̀sìn báyìí ó lè gbà pé eléyìí ó lè gbà pé kí n fún yán dẹ́dẹ̀ rà nínú ilé ó kí mọ́ ti fún kankan Only ní reason calculation ni siyasa ni politics ni yẹ́ ṣe kí bóyá aláburú ni ọ́ bọ̀ nígbà tẹ́lẹ̀ bá wípé ah ẹfẹ́ gbẹ́ ní ọ̀rẹ́ dẹ̀ra ẹfẹ́ mi kankan hey kìní kan tí mo bá ti gbọ́gọ̀ sí ọlẹ́nu má ìwọ gẹ́gẹ́ bí bàbá tó jó lórí ilé ó ti lose ó ti fail ó lè win ma ló jẹ́ kí Islam mọ́ gbé kìní ẹ̀kalẹ̀ ni pé kódà táwọn olórí bá ń ṣàbòsí still yet for the general benefit kókó ni pé ẹ ṣáà ṣe sùúrù ẹ mọ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀bá ó sì sànú yẹn so jẹ́ ká wòye tájí ṣe láti jẹ ẹgbẹ́ kò pé wa ẹ̀dàkejì káyìtì padà káyìtì padà ká padà sí bẹ̀ẹ̀sì ọlọ́wọ́ bá ní squarely ní gẹ́bà sí mọ́sán squarely ní pé completely ká padà tanyẹnyẹ ibi láti rí orí lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so inṣáàlá tó bá dìjọ pé ìtò ń a tún tẹ̀síwájú lórí àwọn ìran um, eh, asgar inṣáàlá al-karim àbí alákọsọ wa kú asgar ní àti akbar ní àti shirkul asgar àti akbar ní gbogbo nǹkan tí bá mọ́ ń bẹ̀ẹ̀sì yẹn jẹ́ gbogbo ètẹ́ yẹnyẹn kọ́lọ̀ bá fún aláyẹ ọkàn láti sá fún a kọ́lọ̀ bá gbé jìnà sí wa kó gbé àwọn jìnà sí haza wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alihi wa alihi